وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصيته للآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام هكذا فضح الله سبحانه وتعالى كل من يعير المسلمين أو كان يترصد لهم بالشر ويتلوم لهم بالشر فإن الله سبحانه وتعالى أصدق حديثا قال سبحانه وتسامى إن الله يدافع عن الذين آمنوا إن الله يدفع عن الذين آمنوا أمتنا قال رسول الله صلى الله عليه وسلم بين النساء بل اعتزلهن لكن المنافقين من الوشاة أشاءوا أن رسول الله صلى الله عليه وسلم طلق أزواجا وبعد هذا لما بلغ هذا الخبر عمر بن الخطاب رضي الله تعالى أن أرضاه أول كلمة قالها خابت حفصة وخسرت وقدي ظننت أن هذا يوشك أن يكون الحديث وقد قال أبا تسوان المسلمين أن ترى لكين كرات جريفان النبي صلى الله عليه وسلم أن ترى مرات وما جاك يفمقوا ألو بان سالكون كان نبي وبان سالكون لاري أتيا وانا نبي أتيا الصحابة كي أوانا قل أما توقع قلوا النبي صلى الله عليه وسلم نجاب للكيامة أيها الناس ممكن أشكرا بيتي برو الله الله نداك جاو àtẹ̀mí àtẹ̀yìn jẹ́ alẹ́ bẹ̀rù ẹ̀ níbẹ̀rù tí ó sì wá láǹfààní láyé ń bí àti ní gbangba alìkíyàmà ní ìjẹjọ àbọ̀rọ̀bọ̀ nípa ìṣesí àwọn tí ẹ jẹ́ ẹni ìkà tí ẹ jẹ́ mọ̀nàfíkì Ànábì sallallahu alaihi wasallam ó yẹra fáwọn ìyàwó rẹ̀ torí Allah subhanahu wa ta'ala

in tí mọ́rù kọ́kọ́ wí ni wípé hmm, khabat hafsa wa khasirat ìyáwa ni ìyáwa ọni ìyá hafsa tí ẹ jẹ́ ọmọ fún Umar bin Khattab radiyallahu ta'ala anhu in tí mọ́rù kọ́kọ́ sọ ni pé ah bí èdè tiwa náà wípé ah ọmọ ìsìsì ọmọ ìsí fọ̀jú àlàmẹ́rẹ̀kọ́ belé ọmọrùn ń sọ ọ̀rọ̀ yìí tẹ̀dú ọkà tẹ̀dú ọkà àwọn mímọ̀ wọ́n wá ní kí ló fà tí Umar ta'ala tó fi dá Hafsa nìkan sọ ìyàwó Ànábì pọ̀ gbogbo oní èsì sọ fún pé àníṣà sẹ́lẹ̀m ti kọ̀ kàǹkà tó gẹ́bí táwọn àbàràbà máa wípé borí bá ṣe tó ní sí máa ń fọ olórí ọmọbìnrin Khattab in sọ ipé ah, Hafsa tí mo sì kékékéké fọ́mà ẹ̀ ah in jẹ́ Hafsa kó padà dánwó náà rẹ̀ aníbi ti kọ gbọ́ àwọn ìyàwó rẹ̀ Hafsa ọmọ mi náà mọ́ ah kí ni Hafsa dánwó in tí wọ́n Khattab tí ah wa adhunnu أن هذا يوشك أن يكون مسيتيو بين كان يوسلك awon ma ní Umaru kọ̀ koko ṣùgbọ́n ti a ma n wà lọ́dọ̀ àgbàlagbà ti ó sì lọ́dọ̀ méèké nù fi ti ma rí pé irú nǹkan báyìí ó lè ṣẹlẹ̀ àwọn náà wọ́n sọ pọ́nà bí ọkọ̀yàwó rẹ̀ pẹ̀lú ogbó àwọn nǹkan tí wọ́n gbọ́ káàkiri wọ́n sì makókó ṣùgbọ́n ò ní àwọn nǹkan tó fi كان عمر بن الخطاب قريب العهد بتحذير بنته حفصة رضي الله تعالى عنها torí mọ́rù sẹ́sẹ̀ wá sọ fún ọmọ rẹ̀ hafsai wípé sọ́ra rẹ̀ o annabi ni o ọkọ̀ yóò ni o mọ́ bá pínlẹ̀ ni o tí wọ́n ká bá ti ẹ̀ ń fi ẹwà wọ́n sí àbí ń fi po bàbá wọ́n

bí ìwọ́n náà máa ń fòlésì ọ̀nà ṣe bọ́kọ̀ àwọn ni àwọn òsílé mímọ̀ fòlésì tánàbà òwúrẹ́ nílé òwúrẹ́ nílé ẹ̀tì ẹ̀lẹ́ bèèrè ń ta nílé là ń sọ fún wípé ọ̀bẹ̀ tẹ́ láàárọ̀ pé tí ẹ bá sọ pé tí mo dá sọ́bẹ̀ gbogbo àwọn gbólùmbá wọn wọ́n sì sọ fún pé ìmú ìbẹnu ti pé látẹ́jù sọ̀rọ̀sánlám ihe lọ́wọ́ bá Umaru lẹ́rù wípé tó bèèrè bá ti ń gba àwọn ọ̀nà tí ma ń du ọkùnrin yọ̀ sí ọkùnrin in ti ma já sínà ní pé ìyìnsí mọ́tọ́ báyá ẹ̀rù wọ́n bá gbogbo tí mo ní ọmọ sí sí ìǹkẹ́ alìmọ̀rọ̀já àtù kọmọ fún ọkọ̀rẹ̀ lẹ́sì tó lè fa ìbínú tí ìbínú ilé fa máa lọ kémi náà máa lọ́lọ́tọ̀ mú sí kìkìkì fọ́mọ̀ yìí umaru ni fàjàmátù alayya thiyabi ọba bọ́lé ọmọ sọ̀sọ́rọ̀ wà sọ̀lẹ́ìtù ma an nàbí sallallahu alaihi wasallam al-fajr ah, sallallahu alaihi wasallam Odi masalasi, ọgbìnrin dúó, bọ́nsá sí kí tó fáwọn ìjọ náà lọ́wọ́ fọ́rọ́kọ̀sọ̀ sọ́lám rọ́kọ̀ ilmashruba kẹrìsọ̀ sọ́lám mashruba annabi ni mashruba kan bọ́n sọ́lọ́ sí sọ́lámà da báyìí bí ajẹ́lá ọkọ̀ tẹ̀sẹ̀ mari dánigáfẹ́ máa kí ẹgbẹ́ sí mẹ́ṣrúbà yẹn tó bá wúwà ọ̀rọ̀ yẹn ojú méjì lọ́rọ̀ ní pẹ̀lú ẹ̀ wọ́n a máa pè ní mẹ́ṣrúbà wọ́n a máa pè mẹ́ṣrúbà kí ní jẹ́bẹ̀ àmbọ̀ fàtàzàrà fi yà àbí ìbádá jókùn bẹ̀bẹ̀ ojú ẹsẹ̀ tánà bí dìde kú ọmọ sẹ́lá sí alìsàsálàm ní kápẹ̀ ní èrè bẹ́ẹ̀ sí ní ànàbí sallallahu alaihi wasallam ọkà àwọn ọkà fún wa ó ní ìdáté ẹ̀bà mọ́ sọ àwọn ọmọláwọ̀ ọkọ̀ kan bí ó kọ̀wò ànàbí ka bárọ́ka bárọ̀ kí a máa sọmọ ní albarika kí a máa sọmọ ní ẹni rí ànàbí

tí bá ń bẹ̀ ńlé ó lè mú ìpalára wá pẹ̀lú tọ́kàn wá lè máa rùn ẹmẹ́jẹ̀ aṣọ bẹ́ oun gẹ́gẹ́ wá nírú ẹ̀lé tí ó sì pè láì mẹ́yẹ ìgbà in tọ́ bá dáa jù ọ̀sọ́ fún apé in tọ́ da ọ̀dá ju ilé jùlọ ju tẹ́ jùlọ kò sì sọ kéjì dí ọ̀dá mọ́ ala kulli hal òun wá jókòó ní ìsàlẹ̀ tó pé yìí ó ní step òkè ibẹ̀ ma ń yọ sí ẹ̀gbẹ́ kan lé kí ma ń se wọ́n ma ìgbóná mẹ́ wọ́n ma ń gbà fàájì mẹ́ kọ́dà àwọn ará mi wọ́n ma fi ń se stọ́ tí wọ́n ma oúnjẹ sí oúnjẹ kí wè tí í kí wọ́n bí fi lọ ọbẹ̀ ìyàwó rẹ̀ o ní wọ yàrá gbogbo ọba tó sú èpé ìdánàbí sọ̀nà tí wọ́n bá nàbí fún ní ìtumà mí Ànábì wa sallallahu alaihi wasallama ìjọdá yàrá ní àbí yàrá àwọn ìyàwó rẹ̀ ní máa ní kọ̀ọ̀kan hmm. alifun rọ́ọ̀nì dúnmà alifun fatia alipin mashruba alipin mashruba ó sì ọlọ́run wá dájókò ń bẹ rọ̀báwù ń bẹ ní ìsàlẹ̀ ibi tí ànàbí ò fi stẹ́ẹ̀pù gbẹ̀gbòkè bọ́n bí ṣe ti kírù tó tẹ̀sẹ̀ ti lọ rọ̀báwù náà gbò pẹ̀lẹ́mì ẹ̀kan títí ojókò ń bẹ bí wọ́n mọ́rù ṣe kírù tán ọ tẹ̀lé ẹsẹ̀ àmìsàrásílám arúbí ti débẹ̀ òun ti gòkè lọ rọ̀báwù jókòó torípẹ́nìkan ò lè kùgbìwà bá sàrásílám bẹ́ẹ̀ káwà dúó díẹ̀ ilé tí ànẹ́bì ń gbé ọwá yọ ibì kan tí ẹ mọ́ gbàbẹ̀ ẹnàdú àwọn bàbá wọ́n ń pè ibì kan ní alájà jọun wọ́n mọ́ ṣe pẹ̀lú lé alájà méjì wọ́n mọ́ ṣe pẹ̀lú alájà mẹ́ta wọ́n dọ̀ ń kọ́ sẹ́yìn bóyá lọ́rọ̀ ẹbí mi o bóyá lọ́rọ̀ ọmọ wọn ni o bọ́ọ̀rọ̀ kàkàkọ̀ àsásùn o àwọn èèyàn ìgbà tí súnfẹ́ máa mú wọn àwọn àsìgbọ̀ tí wọ́n ní oná làsìgbọ̀ fọ́rọ̀ ọba dẹ́dà a rí àwọn òsìsí pẹ̀lú àsìlámù ilé mi tẹ́lẹ̀ bá kọ́kọ́ irú kílẹ̀ tí wọ́n dọ́gbọ́ kọmọlélẹ́gbẹ̀kẹ̀yìn èèyàn kọ́ lé ọkọ̀ bí tí ó ti máa sinmi mẹ́lé fún àlàáfíà ara rẹ̀ ọ̀sọ̀ wípé ó ti wáyé mẹ́yà ipẹ́ orí bíbù yóò se fásitì dáus àmàwọ̀ ọlọ́ngẹ̀ẹ̀gẹ̀ subhanahu wa ta'ala tó والحمير لتركبوا وزينة ọlọ́ni ẹ̀sìn tẹ́wò àti ìbáaka kẹtẹkẹtẹ mo ṣe gbogbo wọn fún yín lẹ́ṣọ̀ mo tún ṣe wọ́n fún yín ní nǹkan ọgbọ̀n ẹmọ ọgbọ̀n wọn ẹkùtọ̀ sí ọlá ìjẹ́ bá lè mú irun ara rẹ̀ ẹ bàtà ìjẹ́ bá lè mú àwọ ara rẹ̀ ẹ bẹ́ẹ̀tì ẹ báàgì tó ń ti bẹ́ẹ̀ wa yakhluqu ma la ta'lamun in tẹ́ẹ̀tù tí ma in yé máa dá lọ́wọ́lọ́wọ́ ó kọ́ gbogbo nǹkan pátá alọ́sọ̀tọ́lá ìtú ń dántá àti ìmọ̀ lọ́lọ́ báyìí ayà ìtú wọ́n ń tú rẹ̀ lójú kejì kí lójú mi wàlìkọ́ìlà ẹsìnlẹ̀ ríbàyó wàlìbìgọ́là kẹ́tẹ́kẹ́tẹ́lẹ̀ dámọ̀ ní ń bọ́ síbìkẹ́ síbìkejì tẹ́ẹ̀fí ń kẹrù láti kẹ́ síbìkejì wàlìhàmírọ̀ ẹ̀sìn ìbáka kẹtẹkẹtẹ lè tẹ́rùkà bú wá wà zina kẹlẹ̀ máa gùn wọn kọmọ pẹ̀sọ̀ sí kọmọ jẹ́ nǹkan tí ó máa bá yí kóhun tó bá jìnà láti dìkan wásìbì kejì wà yá kùlùkù máa láta alamu tẹ́ bá rí wọn lónìí ní tẹ́ ń gbọ́n ń bá wá sọ bá ń fúnra rẹ̀ permission látọ̀dọ̀ ọlọ́run wípé bí sí bí bá dáyé ti jẹun bí wọ́n bá ń lo jẹ̀ráàdì ti kẹlé pọ̀ bá ti rọ́nà àlàálì ti kẹlé rẹ̀ bí wọ́n bá ń fi ilẹ̀kùn orin sẹ́nu ọ̀nà tó lọ́nà àlàálì tí è ṣe ti ìnáná àpà sí ilé rẹ̀ bọ́ bá rí tán alọ́sọ̀tà kò lè kùgìrì lọ́bẹ̀ ọwọ́ ń sọ fún aswad wípé ìzánlè umar dákan bá ń gbàrẹ̀ lọ́dọ̀ àmì pèsè kí wá bá ń bí tọ́wà ẹ̀rù yẹn fanẹ́bọ̀rọ̀ lẹ́bùsọ̀sọ́lám ọwọ́ awọ́dù annabi umaru ní kò pẹ̀rárára ó tún wọ́dù ń padà ọba sì dáni ó tó kò sí bí ìbẹ̀rẹ̀ stẹ́pù ń padà nísàlẹ̀

umaru níbà lọ níbà lọ fàdákùnlá àlà hafsọ ọba bọ́ sí yàrá ọmọ rẹ̀ ọkẹ́lẹ́kọ̀ ìyàwó hafsọ ha hafsọ kí lẹ ẹgbẹ́ mọ́tò tó báyìí eh hatallakakun rasulullah sallam hatallakakun rasulullah sallam sáàbì ti kọ ọmọ yìí jẹ́ nkọ́kọ́ ìtí mo nílì láti mọ̀ jẹ́ nkọ́kọ́ gbọ́. a ní ìkọwọ́ gbọ́ ní láàdìrí ó ní dí sí ìkọ̀sẹ́ tó yẹnú àwọn tí àníbì kọ àwọn àbíkọ́kọ̀ àwọn ohun mọ́ tó ń fẹ́ sọ Umaru ní tó ọba sọ pé ìmọ̀ tí mo fẹ́ sọ tó sọ fọ́ ọmọ tó fẹ́ sọ lórí ọ̀rẹ́ jẹ́ ń sọ fún ọ dáadáa dáadáa etí rẹ̀ nílò mọ̀gbọ́ ẹ̀ in kánà tọ̀lákọ̀kì gbogbo nílọ́kọ̀ ni ó wọ́n nǹkan lọ́dákọ̀ ni ó sí ànàbí bẹ́ ẹkọ̀ tẹ́ẹ̀kọ̀ pẹ́ ìsẹ́yàwó òun má lan ukallimaki ọkọ̀ mọ̀lọ́ ilé mi kọ́ mbọ̀ padà èmi àti àtújọ sọ̀rọ̀ mọ̀tá àtújọ jáde láyé jẹmọ́ra ẹlòmí ọmọ òkú só tó bá ojú bẹ́ẹ̀ lọ àwọn ilé ìsí ànàbì sallallahu alaihi wasallama ah kò sí tó ṣe fi wé ìlọ́fà tọ́lọ ń fi gbà wọn tán pátápátá wò ṣe rọ́lù àwọn sọ́bọ̀ ṣe rọ́lù tèyàn bàjẹ́ ni wallahi tí yóò mọ́rù kọ̀tọ́bù sọ báyìí fọmà rẹ̀ nígbà tí kì ní ìpínlẹ̀ mi okú ọ̀dọ́ ọmọ rẹ̀ ọ̀dá mo tún lè mọ̀ bó mi ọgbà ọ̀dọ́ ìyàwó Aisha lọ dẹ́kọ̀lá Aisha ọwọ́ ní sọ́dọ̀ ìyàwó Aisha àwọn ará lè kí ó ní ànà nǹkankan bẹ́mẹ̀ mọ̀fẹ́sára yìí ṣùgbọ́n ọ̀rọ̀ lè kí ó lè léyìn sí ìjáàbù ó ti dandan fáwọn obìnrin gbànà bí dandan pẹ̀lú tí rọ wíwí ilé ogbà kó bí mòdó ọsáramsí yàwáṣà yàṣà adam wọ́n ni ya bínta àbìbákiri ìrọ̀mẹ́ àbìbákiri àbálàgọ̀ min sha'niki an tu'dhi ya rasulallah sallallahu alaihi wasallam an tu'dhi rasulallah sallallahu alaihi wasallam so o ti gbokùn lé àmẹ̀bí àbí ayò ayò ayò o ti wá gbokùn lépọ́ olè mọ́ ẹsẹ̀ mẹ́sẹ̀ wọ̀ kọ́dà bárabá lè ní ànẹ́bì kú ní ẹwọ ọ̀rọ̀ jàmá ibi táà ti mọ̀ pé kí ní jóbi ẹnìkan ni wọ́n tọ́jẹ́ wípé tí ọlá bá bọ́ sóbìnrin lọ obìnrin yọ́lù mẹ́ta sí lóbe ẹmọ àwọn tọ́rọ ti jámọ̀ ìgbádùn wọn o igun àkọ́kọ́ ni kọ́kọ́ ó dínà sóbin níyì lẹ́yẹ láyé ní gbogbo nǹkan obìnrin àárọ̀ ìkejì kọ́rùn àtọkọ rí ọ̀dọ́gba ọkọ dáràn ìkẹta kọjọkọlọ tọkọta àwọn kèése ka wọ́n ò ní máa náà ni Ah, ìgbà tó jùlọ in ti fi ń sí ọ ọkàn jẹ̀bi mẹ́ta nù mẹ́wàá ni kí mú ọmọ sọpọ̀ àti jẹgbò ní ẹja tán ti ń dé ó mọ̀ pé ń tẹ́ iná láìkì ní ọpọ̀ ti ẹ̀jẹ̀ márùn kí ti ẹ̀wà fún ọ na ọjẹ́ méjì nǹkan mìí ọgbọ̀ yé sí tí bàbá mẹ́mẹ́ gbogbo ọwọ́ mi ló ti lé pẹ̀lú pé mọ̀ bá yí dí kílókọ rẹ̀ sí mọ̀ wá mọ́jẹ́ lọ́rọ̀ àrùn ni àà orí ẹja márùn kí ọ̀pọ̀ ọmọ̀gbà tó ń jẹ kí ni ń taríta fi sọ bẹ́ẹ̀ obìnrin èyọ ọlálò téèyàn bá sì rí ayé dáadáa tí ọba sọ́ra ìyàwó rẹ̀ ọwọ̀ wọná ọlọ́gbẹ̀mọ́ ẹbínú sẹ́ tí ọ̀jáyé ẹ̀kú lọ́nà èṣù ẹ̀kú gbẹ́bọ́ ẹ̀ṣẹ̀kìrìkà tí tẹ́yẹ ìtàṣì àgẹ̀rẹ̀ kílẹ̀ ríwá ìyàwó Aisha wa ń fún Umaru lérè tó jẹ́ bàbá ní jùlọ ní tòótọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ ọkọ yìí ni alájọtán sínú ọkọ yìí ni wípé aláìkà bí àìbátik ọ̀rọ̀ mìí lọ́bọ́wá èèmà ni kí lọ́bá ń pè ní àìbá àìbá lọ́dọ̀ lárúbáwá òun ni wì ah, bí wọ́n sọ pé apẹ̀rẹ̀ ńlá bí kí wọ́n sọ wípé jẹ̀dìmọ́lẹ̀ ńlá kí ní ọmọ ìsẹ́bẹ̀ wọ́n máa ń tọ́jú àwọn asọ̀pá mẹ́bẹ̀ àti nàfíìsùn mẹ́ta in tó bá wọ́n nínú nǹkẹ́ tí ẹ nílé bí ìyàn bí ilẹ̀kẹ̀ ibẹ̀ ni ọmọ ń tọ́jú kí ní ẹ̀sì ó wọ́n máa ń pè ní àìbà àìbà ẹni kọ̀ọ̀kan wa lẹ́ntà lè farapamọ́ fún ìyàwó ìṣà wá pé ọmọ umaru ní àìbà rẹ̀ àlẹ́ìkà bí àìbátíkà

tí ó bá bẹ̀rẹ̀ mẹ́rin fèyè ọlọ́mọ̀sánú ọjọ́ bọ́ ìtọ̀ tí pẹ̀lẹ̀ ìjọba ní ojú olórí burúkú ní ìjọba ní afá àmàrí lọ́sọ̀bá rí à àti tú ló mo jíjí lóòrù tí mọ̀ wọ tọ́lẹ́tì mọ bá gàṣẹ́ rọ̀ tọ́lẹ́tì báyìí kí wá lẹ kí èsì pọ́lẹ̀ ìjọba ní ìjọba ní ohun èyí ẹlẹ́nà ọdún àmọ̀ tí bọ́n wa ọlọ́run èsè èsè amísì tí ẹ̀sìn ráyè báyìí ẹ̀ẹ̀kan náà ni wọ́n wáyé láàrin oṣù mẹ́ta ó tó ìgbà ó yé mi àtìyàwó mi lórí pàtí ìlòyìn ìjọba ní bí ó bí ẹlòmí lérè wípé kí ló tó fi lọ ra lẹ̀sẹ̀ lódó ìjọba ní bí ó bẹ̀lẹ̀ mìíràn àdúnà tí ó bọ́ jí bọ̀bá òdè fílà ẹ̀zájì àbí ẹnu adágẹ́ ìjọba ní ṣe ìbí tí àwọn ẹ̀sẹ̀ àti ètí ọkàjọba o lẹ́yìn ní ń fi bí sú ẹni tó fúnfà ọ̀nà ìyàwó bá pẹ́ àmọ̀pẹ̀wẹ́ burúkú báyìí ọjẹ́ àmọ̀pẹ̀wẹ́ báyìí ọjẹ́ ó tí wọ́n sọ yẹ̀kẹ́ inú ọ̀kan nú àwọn ọ̀jọ̀gbọ́n ní tí wọ́n wá jẹ olórí mẹ́dàwó nítorí o ṣe rí ọdá tó ìlú ti dá méjì ìdákọ̀ fi ọmọ nù ìdákọ̀ mọ̀ pé ẹjẹ́ àmà òwò bọ́nà ṣe gbogbo ẹjẹ́ àmà òwò náà ni ó sọ̀wádọ̀ rẹ̀ padà èyẹ ti fẹ́ lù ẹ̀sìrìkéyàn káyà sírú ẹni ọba dára ẹ̀lújú ni gbogbo tí ń sẹ̀rẹ̀ lọ́wọ́ obì ọ́ bọ́ ọba jẹ́ kèfèrí ó fi pọ̀ lúkù bọ́ jẹ́ mùsùlùmí ọwọ́ wà láfúnra rẹ̀ àwọmọ́ ìyàwó ìṣàwà ń fún lórù lésì wípé ọmọ ẹni ọlọ bàbá ẹran ti ń afsọ̀ ni ẹlọmọ bá sọ ogun léyìn ìyẹ̀yẹ tí ń bẹ pẹ̀lú ìyàwó Aisha ta lọ́lọ́run fi gbé fún wọn annabi tí wọ́n mọ́rù bá wá sọ wípé ìyàwó Aisha wùwà tó kú díẹ̀ káàtò sáwọn tí wọ́n fẹ́ fèsì tàbí fẹ́ jama'a sáyé wá rí bá ma kwọ́lìtì báyẹn wọ́n ti yọ́kùnú ayé gbogbo tí ń ṣẹlẹ̀ láyé ní ìsìn kò sí ìbílẹ̀ bẹ́mà nǹkan nǹkan nǹkan original ni kò sí mọ́ tí èdè ìrìnmọ̀ tàbí bínìsìn kọmọ mọ̀ pẹ̀lú ẹ̀yà báwo ni dáadì ni ewu lẹ́ṣe ipò dáadì ẹ̀nà láti Amẹ́ríkà dáadì dáadì ewu lẹ́ṣe dáadì ṣe ẹjẹ́ gbọ́sẹ̀ ẹ̀rọ ẹ̀dọ́dú ẹ̀nà

ní ẹ̀fọ́ wọ́n jáde padà yìí ọpa ìsìn mọ́sálásí nígbàtí wọ́n lè mọ́sálásí o ni fa'íza rọ́tún haulal mimbar mimbar yán nàbí ni mo bá ráwọ èèyàn péréte wọn ò tó mẹ́wàá tán ní à méje sí mẹ́jọ yẹ́bùkì dákùnrùn àwọn kan sọ ẹkún tí ẹkún ìní agbára ah, ọlọ́njọ́ kò sí bí nǹkan ó ṣe rí wà náà tí wọ́n lọ sí là tó ń gbá sí pé ọkọ̀ ojú ẹ̀kọ́ yìí àwọn kan sọ ẹkún pé tó bá wà lọ́rẹ̀ ẹjọ́ ọ̀tọ́ ni pàdàbí kọgbò ìyàwó rẹ̀ àdáràn sí ìyàwó wọn ni ṣùgbọ́n wọ́n tán sínú ànábì wípé ọ̀rẹ́ tí ẹ dápọ̀ àwọ̀ gbọ́yé tí àmì bíbẹ̀ rẹ̀ sáàmọ̀rú ìdàjọ́ tí túnbọ̀ láti sánmà tó jẹ́ wípé àtọ́fà wà ní bákan náà ìyàwó rẹ̀ bọ́lọ̀ ń bá lọ hangi wọ́n sì gbé wá bá wa kí la fẹ́ ṣe níbi kò yàwó rẹ̀ bẹ́ẹ̀ni àwọn kan nígbàtí masalasi yankusun alhassọ ẹlòmí mú bí ọ̀pá wá masalasi ẹgbẹ́ kankan wọ́n fi ń kẹlẹ̀ báyìí ní ti umaru wa joko in wẹ lẹ́kọ́ tí ń sọkún in wẹ tí ń fi pàpá nẹlẹ̀ o ni ṣọ́gọ́lá kọlùbí ma adìt in tí mọ̀ rí kò fi múlọ́kà balẹ̀ in tó gbẹ̀mì dìde gẹ̀rẹ̀ wá ní ẹgbọ́ kọ́kọ́ lórí ẹ̀ ọkà ibi tí a nàbí gbàgbọn òkèbí lọ́wà rọ̀bá ìstáàzìn lè Umar bá ń sọ fánà bí pé Umaru lọ fẹ́ rí kí ẹ fánà bí ọmọ ọgbọ́ ọba tó lọ Umaru ni wọ́n wá pé àwọn búkàtà láti rí summit àdúgbò ìdákẹ́ àwọn bí ọ̀sọ̀ kẹlẹ́mọ́ asọ́rùbà tó sáré padà wá wò wí nǹkankan mọ́rù tó lè ó tó kọ̀dí sí mọ́sálásí ìbàrújẹ́ ìtọ́mù in tí ń wọ́n yóò kó mẹ́rin jẹmọ́ra ẹwọ àwọn sàábé ìtí òfin ṣe rọ́lù lóó wọ́n ń pé olórí wọ́n ti kọ̀yàwó rẹ̀ wọ́n èèmọ̀ kọ́kọ́ wọ́n ti ń sun ẹkún ààrẹ ti dára wọn ẹwọ táwà ń sọ lé àlùwàlá àbúsẹ̀kínà ọlẹ́yìí <laughs> pé àfáà wò ní rúnù wọ́n ní kílẹ̀ ìsàkíyèsí torí mi náà ní mẹ́rin tí mo lè sọ ẹ kíyèsí wípé ẹlẹ́ àkẹta tó ti lóyún ó lè tí mi fẹ́ wí kéré sí tiẹ̀ ó ti ẹ̀ kéré sí tẹ́wàtà wà kéré sí wọ́n wà bẹ̀rẹ̀ wọ́n rán pẹ̀lú àfáwọn tẹ́lì ustazu àti ẹlẹ́ àkẹ́kẹ́ máa ń já ọ ní wọ́n pìnlẹ̀ jà èmi ti mọ̀ pé wọ́n jà wọ́n bá fẹ̀ lójú ọ̀kánú àwọn àfáwà ìyàwó wọn wọ́n ṣe zámù lọ ibi tí wọ́n ṣe zámù ó súnmọ́lé àwọn ìyàwó jùlé wọ́n wá yọ̀nda tinútinú pé kẹ́lẹ̀ wà lè wọn kó lè rọrùn wọn láti máa zẹ̀zámù ẹlẹ́ẹ̀ tí ìlójọ́ mẹ́ta wallahi lẹ́dí ìlàìdáwó àfáàkìlẹ́ náà ni wọ́n èrò títọ́ ẹ̀dìsìn ìsì ń ń búra àwọn àgbà mọ́ pé àwọn èèyàn yìí pé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù èmì ní àfà àfàwà ìdẹ̀ ìdẹ̀ ìdẹ̀ àwọn àtìyàwó wọn àkùrà wọn obìnrin wà lọ fẹ́lú mi ẹni tí wọ́n fẹ́ bọ́bá tó màrí ó sàdọ̀ ìjọ lótọ̀ bá pé mi ustaz mo fẹ́ gbé fóònù fún eh, ẹ̀ẹ́lẹ́ àkókí wàrígò sọ́rọ̀ sí ẹ̀dùn tó ọmọ ìdámọ́nà èmi mú báyìí ah, ní ah, ẹgbẹ́ mẹ́ta ọmọ tó gbà fún padà ustaz ogbò ṣe sí ẹ̀yìn àfá pàtà mo ti mọ̀ báyìí ààrẹ́lẹ́ ọsọ dẹ́ndẹ́ fún mi alájí ẹni sùúrù ẹmú rẹ̀ sọ gafí mi kí é sí kó tó rí pé ọ̀dọ̀ àfá mi ní ẹ̀kì kú tí a fi fẹ́ yín kọ́ mọ́ fẹ́ sọ ṣùgbọ́n ẹbá ń fi spíkà ẹwà jẹ́kẹ́lẹ̀ ọmọ agbọ́ tí wọ́n fẹ́ sọ wípé

ẹ̀dàkọ́ ẹgbẹ́ ń tọ́ ọkọ̀ bọ́ ó ṣe rí ọjàrí àbúrò rẹ̀ tó yóò sì rí bí ìtijọ́ náà padà ah, ah, àbúrò yẹ ń tọ́ ọkọ̀ yóò sì rí bí ìtijọ́ náà padà kàlà ní ọba mẹ́fún ní ẹ̀lẹ́à sí ẹ̀mẹ̀ pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ̀gbẹ̀ ẹlẹ́gbà alẹ́bù ọkàn kọ̀tọ̀ sí lẹ́nu mọ́ bá lẹ́bù tí ìrò ṣe tọ́ sí kí ni o wọ́n sọ́sọ̀rọ̀ tọ̀pọ̀ láàrin bí 5 minutes wọ́n sá lè wígbó ló ma ara méjèèjì balẹ̀ tó sá pàfó jẹ̀mọ́ àmọ̀mbá ń sọ̀rọ̀ lónìí ẹlẹ́ ọ̀hún ilé hm. fóònù jọ́rin pé àà ah,

tí ó dá umaru lóhun kó tó rípọ́ sọ́sẹ̀ wá pè padà bí yáwọn nìmìnà rahman ibi ni kútùlọ ti máa tẹ̀síwájú tó bá di jọ mẹ́jọ tọ́rọ ọba tọ́ lẹ́mì tí ó bá ti gbà tàà sí ń bẹ̀ kọmọ ti gbà ọlọ́mjọ gbogbo ń tàà fílẹ̀ tàà fi wá jẹ́ pè rẹ̀ ọlọ́mọdé ọ̀dàrù máa lọ ó ti dàrú ọlọ́mọdé tí ó dàrú mẹ́ ó ti lúpọ̀ ọlọ́mọdé tí ó lúrú ní kàṣẹ lórí pé mọ̀ ń fẹ́ mọ̀ ń fẹ́ báyìí ní ti ìpayà ọlọ́run sọ́rí fọ̀kànbalẹ̀ ní ti àkórí mọ́sálásí ní ti ìfọ̀kànbalẹ̀ ọlọ́run mẹ́jì àjáde bọ́ sínú ìpayà lórí rẹ̀ rọ́dà ní kàn sí rẹ̀ ibi tá ti ń dúpẹ́ jẹ́ alékún lọ́pẹ́ ń bẹ̀ ni ibi tá ti ń ráwọ́rà sẹ̀ sí ọ ọlọ́run dákun mọ́sá fi alọ́kàbalẹ̀ ń bẹ̀ bí hakila haula wala quwwata illa billahi al على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام وهكذا انتشر من قبل وشاد أن رسول الله صلى الله عليه وسلم طلق نساءهم فلما سمع أمر هذا هاب أو الأمر وأخافه الأمر فخرج من بيته فجمع عليه ثيابه ثم خرج ليصلي مع رسول الله صلى الله عليه وسلم الفجر فلما صلى الفجر دخل على بنته حفصة رضي الله تعالى عنها وأرضاها وقد قال كلمة عظيمة خالدا بالتاريخ فقال خابت حفصة وخسرت إن طلق رسول الله صلى الله عليه وسلم لكون عمر بن الخطاب قريب الأهد بالتحذير بنته من وقوع الطلاق بقوله لا تراجعي رسول الله صلى الله عليه وسلم ولا تهجريه ولا تؤذيه حتى الدون سليمي ما بدا لك فإن رسول الله صلى الله عليه وسلم ليس عنده درائم ولا دنانير إنما هو رسول الله صلى الله عليه وسلم فبهذه المائضة العظيمة من قبل الوالد لبنته خاف عمر عليها فقال مقالته العظيمة القالدة خابت حفصة وخسرت لذلك لما رأت حفصة ماذا قال عمر قال أكان رسول الله صلى الله عليه وسلم طلقكن إن طلقك رسول الله صلى الله عليه وسلم لن أكلمك أبدا لأنني حذرتك وزجرتك ووعدتك ونصحتك ومنعتك أن تشاركي ذرتك فإنها أجمل منك وأن منزلة أبيها من رسول الله صلى الله عليه وسلم أعلى من منزلة أبيك منه صلوات ربي وسلام عليه وهكذا قال عمر خائفا لأنه معظم رضي الله تنرضاه لي شعائر الله سبحانه وتعالى ومعظم لرسول الله صلى الله عليه وسلم ومبجل لشأن الله سبحانه وتسامى وكان وقافا عند حدود الله بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله عظيما لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام وبهذا كان عمر يدافع عن بنتها ليستقر لها القرار في بيت رسول الله صلى الله عليه وسلم لأجل هذا الخوف حذرها تحذيرا ثم صلى من صلى الله فلما صلى الرسول صلى بالناس أسرع في المشي بعد الصلاة فرق إلى مشربة ومشربة له وكان يعتزل فيها فتبعه على رأس العجلة خادمه أسود واسمه رباح فجلس على أسكفة المشربة فجاء عمر يستأذن فقال لرباح استأذن لعمر فنظر فجأة الرباء إلى رسول الله صلى الله عليه وسلم يستأذن لعمر لكن رسول الله عليه وسلم لم يلتفت إليه وما يتكلم بشيء بل إنه صمت فنظر إلى عمر كذلك فلما علم عمر أن رسول الله عليه وسلم لم يأذن له رجع إلى المسجد فإذا هو برهط من صحابة رسول الله صلى الله عليه وسلم حول المنبر يبكي بعضهم ثم رأى رهرة كذلك على هذه الحالة بل بعضهم على أيدي عصا ينكثون بها الأرض كالمهموم كالمضموم المفكر فلما ضرب عمر ما وجد من هذا الخبر بأن صلى الله عليه وسلم طلق أزواجه ترك أهل المسجد فرجع إلى بنته فقال لها حتى الله فقلنا رسول الله صلى الله عليه وسلم فقالت أبصى ما أدري هو ذا معتزل في المشربة دخل من الخطاب ألا بنت أبي قحافة أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها الصديقة بنت الصديق فلما دخل عليها عمر قال لها يا بنت أبي بكر أبلغ بك من شأنك أن تؤذي رسول الله صلى الله عليه وسلم فقالت له أنشط, أنشط رضي الله تعالى نعرضها عليك بعيبتك أي عليك بخاصتك فكان فكانت أم المؤمنين بنت عمر حفصة بالعيبة فإن العيبة أصلها الوكاء الذي يوضع فيه الثياب أو توضع فيه الثياب ونفيس المتاع أي عليك بخاصتك سكت عمر ما تجاوب مع أم المؤمنين ثم ترك بيتها فرجع يستأذن بيد النبي صلى الله عليه وسلم صمت وسكت ولم يلتفت إليه فرجع إلى أهل المسجد ما زالوا على حالهم يبكي من يبكي وينكس من ينكس من هؤلاء فلما غلب العمر مرة أخرى ما يجد رجع يستأذن من رباح يستأذن الرسول صلى الله عليه وسلم بواسطة الرباح لكن الرسول لم يلتفت إليه حتى كرر الاستئذان ثلاث مرات فلما قفل راجعا ناداه رسول الله صلى الله عليه وسلم وأذن له أن يدخل عليه ومن هنا إن شاء الله تعالى نستأنف الخطبة في الجمعة القادمة إن كان في المربقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين